kanáà ìdí tábísà sálàm fi dá almasjid al-aqsa sálàyé pé ẹn bá ń tọ́jú rẹ̀ tó bá kú wọ́n gbèrè pẹ̀lú àwọn ṣùwádá bó sí wánú àdífẹ́ àbí àwọn min hadithi prof eh, eh, eh, ibn hubaysh tán sálàyé lọ jama'a allah subhanahu wa ta'ala ọgbọ́lá fún makka púpọ̀ àti sọ díẹ̀ nínú ọlá yẹn ní ìjẹjọ lára bí ká fi orí àtìsí náà ni wípé láàáyùs fàkùfíyà damani èèyàn gbọ́dọ̀ tàjẹ̀lẹ̀ ní Makka al-Mukarrama Allah subhanahu wa ta'ala ló ṣe lé ìléwọ̀ mundu khalaqas samawati wal ard lọ́jọ́ tó ti dá sánmà àtìlẹ̀ ó lára àwọn ọlá tó bá dẹ́dà tó gbé fún Makka ó náà ni pé fíhà wúlìdà akramur rusul ẹn tó bá dẹ́dà pánlé jù nínú gbogbo àwọn annabi rẹ̀ o náà ni annabi wa sallallahu alaihi wasallam makka iná ni àbísí inú bẹ̀ ni àbísí wà fíhà ayé wà fi makkata na sha'ar rusul makka iná na sassan sí kí o lànàbì ti dàgbà salawatu rabbi wasalamu alaihi a bẹ̀rẹ̀ pé àfẹ́rẹ́ ní ṣe wà fíyà ursil Makka iná ni ẹ̀tì ránṣẹ́ àsìlám iná ni ẹ̀tì ránṣẹ́ a ma wá sọ ẹ̀rí táyé mọ̀ pé kìí sàdáparọ́ oníṣẹ́tọ̀ ń jẹ́ fún rí ọbárẹ́dà lọ́rọ̀ nítòótọ́ fíyà unzila lil wahyi àwọn Makka iná ni a ti ń sọ kalẹ̀ fún annabi wa sallallahu alaihi wasallam wa kan sallam yuhibbu makkata hubban jamma annabi annabi sallam gan fure ó nífẹ̀ẹ́ makka ní ìfẹ́ tó jẹ́ wípé kò ṣe fi wé ìlú mi àwa mẹ́rin méjì wà ẹ̀rí àkọ́kọ́ lamma ukhrij jahada fi sunan nígbàtí lẹ́yìn sallam kó makka tí ń lọ tí ń lọ wá dórí òkè àbí wà wọ́yìn ogun maka abubakar wọ́n ni ah, ya maka innaki láàhábò arùdìlá ilẹ̀ tí wọ́n bá ní gbogbo olè ọlọ́gbọ́n ṣe fẹ̀tọ́ kò sí bí mo nífẹ̀tọ́ àwọn èèyàn fẹ́ hùn kan tí è kọ̀sẹ́ntí ò nífẹ̀ẹ́ bí ẹbí sí bó ti rí orí bí wọ́n bá mú ẹyẹ kú ònú gbó tí wọ́n fi nù kéjì góòdì tí wọ́n góòjẹ fún láàrọ̀ lọ́sàn lálẹ́ tá a bá gbọ́n tí ó máa pariwo jù nínú tí ó lóhùn fẹ́ òun lọ o tí bá ni torí pé ibi tó mọ̀ tí ẹ̀ lénu ibi tó wa sallallahu wá rí bẹ́ẹ̀ lásán ìlú ọ̀wọ̀ ni ìlú àpọ́nlé ni Ànábì sallallahu alaihi wasallam sọ wípé law anna qawmi akhrajuni minki tí è bá ṣe páwọn èèyàn mi àwọn ni wọ́n lé mi kúrò ní wọ Mákkà in lè kúrò ní rẹ̀ lẹ́lẹ́ Ànábì sọ إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد nínú tafsiru kan àwọn mímọ̀ ní ọba dẹ́dà ní fọkàn ìbalẹ̀ ọba tó jẹ́ wípé anzala fardo anzala alayka al-Qur'an tó sọ Qur'an kalẹ̀ fún ìwọ́sàgbàmú in tí bẹ́bẹ̀ ní kúwọ máa tẹ̀lé la radduka ila ma'ad ibi tó ń wó ti ń jọ lójú ì tó ń ìwọlọ́ọ̀mà sọ pé ẹgbẹ́lẹ̀ ìsìbí ẹmẹ́lẹ̀ ìkóǹbí ẹfẹ́lẹ̀ ìbí ọbẹ̀rẹ́lá ti ti bẹ́ fánàbí sàfisàlám lára ìmà tó àyíká sí fún lùí o ní pé kan rasulullahi sallallahu alaihi wasallam mu'azziman hurmata hadha albayt aw li makkah annabi gaga sallallahu alaihi wasallama ọmọ àwọn láńkẹ́ ọlọ́run tọ́lọ ń gbé sí makkah ó sọ lọ́yìn wá fọwọ́ pa lójú annabi ma pàálé àwọn láńkì ọlọ́yìn yóò ma pàálé ẹgbọ̀rọ̀ tàjẹ̀lẹ́ o annabi ẹgbọ̀rọ̀ sí gbọ́n ẹgbọ̀rọ̀ sí báyìí ẹgbọ̀rọ̀ sí báyìí ẹgbọ̀rọ̀ sí báyìí nínú àwọn láńkì ọ̀hún òun ni pé ń tọ́ bá lè fa kí ajọjà láàrin ara wa kìí sì fìràmílẹ̀ fọ́lọ́m̀bẹ̀ annabi wa sallallahu alaihi wasallam bá nígbàtọ̀fẹ́ wá gba Makka tó ń tí kó jẹ́ pé wọ́n bò sí tó wọ́n wá ń súnmọ́ Makka wal hadith mọ́ fi sọ́nà Bukhari ó sọ́nà ti máa wo hmm. la yas'alunani khuttatan yu'azzimuna fiya lihurmati hadha albayt illa a'taytuhum iyyaha ẹlọ ọmọ lọ́wọ́ àwọn Quraysh wọn ní bí mí lẹ́rẹ̀ lẹ́nìí wọn ò ní máa fẹ́ nǹkan kan lọ́dọ̀ èmi ànábì lẹ́nì tí ó sì jẹ́ pé nǹkan yẹn lára tí wọ́n fi máa ń gbé ilé ní láńkẹ̀ ni àfi kí n fún wọn ní nǹkan náà àwọn tí wọ́n lè nù tí wọ́n lè pa ẹ̀mí rẹ̀ tí wọ́n fẹ́ pa ó ń gangan wá ń fẹ́nu ẹ̀ sọ pé gbogbo ń tọ́ bá lè fa rúkèrúdò ń sì síbẹ̀ wallahi ànàbí síbẹ̀ nǹkan àkọ́kọ́ wọ́n ti rí kàbá kan ní ìsìn kìí sọ̀rọ̀ ọdún márùn a mẹ́ lọ rílé ọlọ́run inú gbogbo wọn dùn kùrùkẹrẹ ń se lọ́n káwìyàn lẹ́yìn wọ́n Ah, ààrùn bí sọpọ́lọ ń fi hàn lójú rán pùn lálà pé àyíkò kàbà ọkàn wa balẹ̀ kọ́dẹ̀ àtún fárí inú wa dùn wá ọlọ́wọ́lọ́wọ́ nígbàdé rọ́pọ̀ ìrìnṣẹ́ ti wá sọ́dọ̀ sàṣánà nígbàdé Hudaybiyya igi kan níjẹ́bẹ̀ àyíyẹn láàrin Jeddah sí Makka ni ṣùgbọ́n ó súnmọ́ Makka ju Jeddah lọ lọ́wọ́ àlàáfíà lọ́wà tàbá fẹ́ wọ maka ọwọ́ ọ̀tún lọ́wà tàbá fẹ́ jáde kúrò náà maka bí ẹ̀sẹ̀ dáyé ànábì sọ̀kalẹ̀ síbẹ̀ wọ́n sinmi àwọn kòrò sí láwọn ìyàwó lóṣìbìsì ngbọ̀ pẹ́ wọ́n bá rán sálùwà ha gbọ̀kùnrin dé lóṣèlú kan àdúgbì ní àrọ́dà alqawma sulha àwọn ará mọ́kà wọ́n ti ronú lọ síbi àtúnṣe bí ká sàtúnṣe káwọn tẹ́ni ọ́sọ̀ ndòdé wọ́n ti àwọn ìwà sáájú ó ní ìrẹ́ kò ní rasul ìrẹ́ Muhammad àwọn ọkùnrin ṣe ní kí wá bọ́ ni mítíni àtúnṣe wọ́n sì kọ mẹ́jẹ̀mú wá tọ́ ọba ti tẹ̀lé àmẹ́jẹ̀mú ọ̀hún pé ọgbàlà fí àlàyé tọ́ ti tẹ̀lé fọ́jú ẹ̀pọ̀ tọ́ bá ní ẹ̀sìn ó sú òun fẹ́ kó mẹ́dínà tó ìsì tẹ̀lé ọwá sí mẹ́dínà ó fẹ́ pàràwà mẹ́ka ó máa yọ̀ǹda fún Ṣùgbẹ́ tó bá sọ wípé òun fẹ́ wá jọ ìrìn tó wà pẹ̀láwà tẹ́lẹ̀ tó ọba ti ń rí ó máa lè padà sáwà ara wọn àtàwà ẹnìkan kò lè gbédà síra wọn fọ́dún mẹ́wàá káfẹ́ jẹ́ kó gún omi ẹ̀ẹ̀kẹta láìsìláàlà wà láìsìláàlà ẹnìkan ọgbọ̀rọ̀ jàmbẹ́ ẹnìkejì ẹgbọ̀rọ̀ jí nǹkan wà wọ́n ọgbọ̀rọ̀ jí nǹkan yí ẹ̀ẹ̀kẹrin ẹ̀ẹ̀wọ Mákà lọ́dún yìí ó ẹ padà ní ìlú lílá wọn jẹ́máà pé ah, kí ló tó báyìí àníṣàm sọ pé nígbà àwọn fẹ́ kọ gbẹ̀lẹ̀ oríṣẹ́ ọlọ́ni ni alì máa bọ̀ ọmọ tí ọmọ àbúrúbákì kọjẹ́ lẹ́rì ọya ẹbẹ̀rẹ̀ sí máa kọ nǹkan afẹ́ kọ wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ tí wọ́n kọ wọ́n dáwọlé ẹmbá wa bọ̀ tọ́já mùsùlùmí lẹ́nìkan sáré bọ̀ sẹ́kẹsẹ̀kẹ̀ ń bẹ lọ́sẹ̀ ń bẹ lọ́wọ́ ọlẹ́rẹ̀ sáàrin mùsùlùmí ní pé mo dúpẹ́ o ọlọ́ntìlàmì mo dúpẹ́ o ọlọ́ntìlàmì inú ọ mùsùlùmí dùn àpá ìyà ó ti ya ogbára rẹ̀ nígbàtẹni tó wá ṣe àtúnṣe látọ̀dọ̀ àwọn kèfèrí tí ó wẹ́yìn ó di ọmọ rẹ̀ tí ń jẹ́ àbújá ń dáyì tó so mẹ́lẹ̀ torí pé ọgbà ìsìlámù ti ń nà tí ó fẹ́ kọ́ lọ tí ó gbára ẹ̀ ti ya ó lọ lẹ́rẹ̀ sáàrin àwọn mùsùlùmí pé mo dúpẹ́ ọlọ́run ti là mí o bàbá rẹ̀ wẹ́yìn ó sì mú aṣọ ọrùn rẹ̀ ó fi kó pọ̀ báyìí ó wọ́n wọ̀kúwọ̀ kúrò láwọn mùsùlùmí àbínigó tó fi ṣe bẹ́ẹ̀ orí ya Muhammad هذا أول من أقاضيك فيه إذا النبي إذا محمد بجن قنصر جنان lónìí àgrán ìyàmí wá ṣe orí ẹ̀ tí ti bẹ̀rẹ̀ rí ó sọ́rọ̀ ní àì parí ní tàǹkọ̀ àìsáyìn ọ̀rọ̀ ètí ìparí tàn ó ní ọdá ohun ọdá ogun ẹ̀rùn gbáná ó sọ́rọ̀ ní gbogbo mọ́dàrú gbogbo ilé iná ta'ziman li hurmatillah in tọ́lọ ń pè ní ọwọ́ kò ìkéfè tó bá pẹ̀lú dáa ó ń lọ sọ́nà ọ̀dọ̀ Àbújá ndẹ́n kó ti ẹ̀ fa ìdá ń yọ kúrònú àpó lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún kó gúnmà bá ń dànù ó sì mọ̀ fọ́ gẹ́ẹ̀tì tó ń mi ó ń wá ń sọkún nígbà pariwo ìjọ padà bàbá rẹ̀ ń wọ́ lọ padà ní wá ń pè ẹ̀yin mùsùlùmí sósì búbù olórí báyìí ọlọ́run lọ́lá mi tí mi débí ó sí ọlọ́run wá ń tẹ́wọ́ sọ́bàdẹ́dà wípé سيجعل الله لك ولمن معك من المستضعفين مخرجا gbogbo ẹni àti wà tẹ́ntorí bó ṣe rí ilé nì ní maka tẹ́ẹ̀lẹ́ fẹ̀sí yíhàn síta àfi kí wọ́n pín wọ́n náà ipa gbogbo ìrọ̀wọ̀n bó fún ní àṣeyọrí ayọ̀ tẹ́ẹ̀dẹ̀ tí ọmọ ṣẹ̀sì ní sallallahu alaihi wasallam ọ́n sọ fún sọ̀hábà wípé ibi náà ni a ti tàhálálà a torí ó ti gbé ìrọ́n ibi láti tún wọ́n sọ wa padà ilé ìlú wa lera wọn àwọn èèyàn bàdán a inú ànàbí bàjẹ́ fàdákọ̀ kí ládé bá lé wa tó ju yínkòrò bí eléyìí

tá bá ti ẹ̀ yí àdéhùn mẹ́rin lọ lójijì tá fẹ́ yí sógun tá fẹ́ bó ìmọ́lẹ̀ kéèsẹ́ pẹ́rù ọmọ àbà wọn àrùbí tó gbàbẹ̀ ọdún tí mọ̀lẹ̀ tó wá ọdún tí ń bọ̀ kí ni kèfèrí ebí wọ́n náà lọ́ròyìn fún apẹ́ ọlọ́run ọ̀sàdéhùn pọ̀ ọ̀ràn kèfèrí ṣe kí láàwà lè fọ́jú ojú ẹ̀pẹ́ ojú ànẹ́bì rí o kí láà lè fọ́jú ojú ẹ̀pọ̀ báyìí ànẹ́bì tó bá sẹ́dẹ̀ di pé àwọn tó tún jíṣẹ́ fún wọ́n gbaṣẹ́ ń tán àtún wò pé kí ló kúmà ìsì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa gbogbo ẹn bá ti ń jẹ́ olórí kọsọ̀rẹ̀ dáadáa gbogbo dáadáa tọ́lọ̀ bá ń fi olórí ṣe tọ́ bá di pọ́ wo àwọn èèyàn lẹ́mì má sọ wọ́n dọmọ ogun rẹ̀ olùtẹ̀lé ni ọ jẹun tó kòrò

wọ́n pa kíríkọ̀ rẹ̀ wọ́n jí á lọ nígbò rẹ̀ rúkọ̀ ìpé ìgbàgbà wọ́n sáàbì sí gọ́ǹfẹ́ nìmẹ̀ ìrà nẹ́bí èmi ọ̀bà dámọ́ràn bọ́ọ̀ta pẹ̀ntí ọ̀bọ̀ fárí kọmọ̀ bọ́ fárí lójú gbogbo ọba ìrìnà ìdòtún ẹ̀sẹ̀ ogun tó ń sí wọ́n á jẹ́ ìyá sọ fọ́gàlùkún wọ́n lẹ́mí ó sọ́rọ̀ bá bóòdé tó lọ́bà pẹ̀ntí ọba fárí wọ́n è tí ìdàwọlé pé wọ́n fàrí báyìí àwọn èèyàn ní ẹni tí arọ́pàpàá ó ti dòótọ́ gbogbo eléyìí náà annabi fi ń gbé ilé ọlọ́run bá ńlá ń kẹ́ láti jẹ́ àmọ́ wípé àà tọ́bẹ̀ mú oúnjẹ́ ọlọ́run gan sallallahu alaihi wasallam ma pọ́nù ilé báyìí ẹni akọwọ̀ lẹ́skúsì máa láàrin ma tọ́lọ̀ sí fún léyìí anna Allah subhanahu wa lọ bá ti ṣe Mákà ní ààyè ọ̀wọ̀ ààyè ìfọ̀kànbalẹ̀ gbogbo ń tọ́ bá rọ kíríká rẹ̀ ń lù ó ní wàhálà lè máa wọ̀ wà lóòní wọ̀bẹ̀ ọlọ́lẹ́yìn kìfèrí ṣe ẹ min min az kọ́lọ̀n ó bínú kó rí ilẹ̀ lọ ọlọ́wọ́ sí fún bẹ́ wàmìsá ilmọ̀tùláàt gbogbo kọ́lọ̀n ó jálù pótòkòtò kọ́ da ẹ̀rú kọ́ da oró owó tó dé padà wọ́n sẹ̀ tó mọ́ náà sí ẹ̀ díẹ̀ díẹ̀ ọbàdádà kó sí mọ́kàbẹ́ gbogbo ọba ayé tí a máa jẹ́ bí wọ́n ṣe rí wọn lágbára tó wọn ò kò mẹ́kà ló borí níjọ fíráúnà ń dalẹ̀ ẹ̀rú ń dalẹ̀ ẹ̀rú sí mísírọ̀ rẹ̀ náà ni ó sì lẹ́sí ìjọ náà ó ní kíni ó ní bọ́láwò kò tó bẹ́ ebọ́lọ̀ ní darí ẹ̀nì àwọn tí a ti ẹ̀gbìyànjú ẹ̀ tán sọ́n jẹjọ abúrà ilhabashi ẹ̀wọ̀n tọ́gbẹ̀yìn náà láàrín sọ wípé ẹwọ lè dáadáa níjọ́ tọ́lọ ń bá fẹ́ kó iyì rẹ̀ kúò lára alé ẹ̀yin mùsùlùmí náà ni ó lò ọlọ́run mẹ́jì òjé mi o mẹ́jì ọjá àrọmọdọ́mà mi o torí pé olórí burúkú ni wọ́n ni wọ́n jẹ́ àdíyìtì ń bọ́ àmbọ́ lórí rẹ̀ bóòrè sí sẹ̀lẹ̀ àmbọ́ Allah subhanahu wa ta'ala ó ṣe makai láyé ọ̀wọ̀ òun gẹ́gẹ́ ṣe láyé ọ̀wọ̀ ó tún ṣe láyé ọ̀wọ̀ ìjábàtán lè dáwàtí nàbíyìí Ibrahim anábí Ibrahim nígbàtọ̀ bá dídà fi hàn kọ́ tó kọ́ bí ìtàn ọwá ń bẹ ọba dídà wípé ij'al hadha balada amina ọba dídà bá ń sọ ìlú ìdí ìlú ọwọ̀ bá ń sọ ìlú ìdí ìlú ìfọ̀kànbalẹ̀ kèése mi nìkan mọ̀ ń sọ mọ́ gbọ́lánú àmìyẹ èèyàn tó ní ohun òun láwọn ààrẹ báyìí tí sábà máa sọ ohun ọwọ́ mọ́kàrí lọ́sọ̀rọ̀ bá ti wọ̀ tó hàn èbóòdè káàrẹ̀ ó sèun tí bá ń dáṣẹ́ ẹ̀wọ̀ mọ́kàbáyìí ọláàrẹ̀ tó bá tó yáre mẹ́ báyá bí jọ́kẹjọ́ kejì ó tún lè padà ó ṣùgbọ́n pọ́n wà ní mẹ́kà àrẹ yẹsùn jẹ̀mẹ́ra ààyè fọkànbalẹ̀ ní ààyè ọ̀wọ̀ ni kọ́dà in táwọn èèyàn ọ̀kà sí nínú àdúà tó èèyàn dáadáa ni ọmọ kiri ni ndọ́ta ma sọ̀rọ̀ mo bí a ti dúó tàbí sọ́n kiri náà in kẹ́kẹ́ la sọ débẹ̀ ẹnìkan lọ́lálà ṣùgbọ́n láwọn kìí sọ rí mímbà torí pó le yóò sì máa dá ọkàn wà láàmù ó nítumọ̀ aláyìn bá wọ́n sàlàyé ìmọ́sẹ̀lẹ̀ sóhun mú lè mọ̀ olè rí bàbá ó ní ogun tẹ́ǹsọ́ yìí ó ní ìǹkèú ṣùgbọ́n mọ́ gbà póòtọ́ ni in tó mú mi gbà in ti ara mi tọ́sẹ̀lẹ̀ sí mi mú ní kíni tara mi tọ́sẹ̀lẹ̀ sí mi ó ní ẹnìkan tún bẹ ó ń tàn ó sílìmù ní jọ wà ní mẹ́kà gbogbo ẹ̀sán sí ah, ah, ìlú ṣe ní fọ́kàbalẹ̀ bẹ́ ọlọ́run mọ̀ tó bí o gbogbo ọwọ́ bẹ̀rẹ̀ nǹkanukú àsáà ṣe bàdá ṣe wà láà ó ní pẹ́ àsìkò tó wọ́n náà lọ mìíràn ó ó ní àmìnà ah, wáyé tó bá ti di ní ọ̀la nlo arafa. ẹ̀sìn lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá àti tí ó ń jẹbọnú ẹ̀ orúgbọ́n tí wọ́n kún àlọ ní ọba ní ó kú tọ̀wáàfù kan o tọ̀wáàfù wọ́n èsì ìbéèrè nǹkan méjì o nǹkan oró ká náà lè yóò béèrè iná sí tọ̀wáàfù táwọn so ah nǹkan ẹnjìnà ló ń ríṣẹ́ gbà aláàmì ọlọ́mọdé òdúó ó ti ṣe gbà àdúrà náà maka àdárafa ó ṣe ní kìríkà kí ló lè tọrọ ah, lóhun wà rúkú àìwò lọ ṣe tọ́ntín alájì ní wà jẹ tí ìmì rárá gbé ají ọlọ́dé pútọ̀ sọ́àlá olùkàlùkù sá ohun sọ̀rọ̀ kí ó gá mẹ́rin ẹ ti jẹ́ pé ọ̀rẹ́ bí ẹni wọ́n ṣe ìdàbẹ́ gírámẹ́gá rọ́bà ṣe fìdá gbogbo tó rẹ̀ ọlọ́njẹ pútọ̀n ọlọ́njẹ pútọ̀n ọlọ́njẹ pútọ̀n tó ń sáà wító ọ̀sáà rọ́kẹ̀ kájí olóre ló ń pè ló ń bá dé Nàìjíríà oṣù kìíní oṣù kejì ló ń bá ń fan onígbò tó dáìmọ̀ kan ní ọ fífan ẹrú ilé ìkọ ọmọ ó ní mo ti fẹ́ kú fún ìbẹ̀ lọ́n kí n tó tó yọ báyìí mo ní ẹ̀tún yọ báyìí ní tẹ́ kú sí ó ní bọ́n ṣe kú tọ̀gbẹ̀ tó wọ̀n wà lẹ́mọ̀nú jẹmáà ṣe ń gbàtọ̀ lọ́run kọkàn sí wa débi tó jẹ́ pé kò nítumọ̀ kí n pútọ̀ ń ṣe di àdúà fún bọ́ pé òun wà jẹ́lẹ̀ pa alájì ìrọ̀ òun gbọ́dọ̀ rárá gbé ọlọ́run bá sì ń gbọ́ ìsìn pé kọmọ rí bẹ́ẹ̀ jama yóò bá ní ma ń sọ o ọlọ́run sí ìsáàmì sí ẹmọ́wìn tí yíò amin ó ní ìtumọ̀ o ìtumọ̀ ní allahumma steady ọlọ́run ọba gbà á tó ṣe wá dojú ẹ̀nkọ́ lọ́run pé lọ́run bá tún pọ́ lọ́run ọgbà ọlọ́run sáàmì sí àìsọ́pọ́ lọ́run sáàmì sí o ọlọ́run bá jí kẹ́kọ́ ọlọ́run záàtù lọ́lọ́run arókọ rẹ̀ ní záàtù ọ̀ tó ń tó sáti ọlá ala kulli hal ẹwọ ìjọ tí ànábì Ibrahim arṣàfàá tí ń ṣe àdúwà wípé rabbi jal hadha baladan aminan rabbi jal hadha li balada aminan ìlú ọlọ́mbà ń sọ́ di ìlú ìfọ̀kànbalẹ̀ ìlú ọlọ́mbà ń sọ di ìlú ìdùnnú ìlú ọlọ́mbà ń sọ di ìlú ayọ̀ bá ń sọ di ìlú kẹ ọba àdẹ́dà sí gbàbẹ́ jẹmáà só sì bá mú kí èsù ti ń dáyàn láàmú kó tún rójú ráyè borí èyàn tí yàn bá wà ń rúwáyè ọba àdẹ́dà sí ajẹ́jẹ́ o ọba àdẹ́dà kò sí ajẹ́jẹ́ o dákùn sí ajẹ́jẹ́ o annabi wa sallallahu alaihi wasallama ima n gbele ile lanke ima n gbe tobi bákan náà àwọn kèfèrí arafu li hadha albayt makanatahu wa manzilatahu wa darajatahu min bayni albuyut allati buniyat li ibadati llahi subhanahu wa ta'ala àwọn kèfèrí gan fura wọn wọ́n ma bẹ́ẹ̀ ìmí ń bẹ tó jẹ́ pé àwọn náà ṣe ní àdàdá ni ìmí ń bẹ tó jẹ́ pé àwọn náà bà bẹ́ wàyẹ̀rì fúnàwú kábìrán àn kábìrín ààrẹ wọ́n gbà wípé àwọn Kùráìṣì àwọn ni àyànfẹ́ ọlọ́run lórílẹ̀ tí mójú tó kàbá táàrùn bá ti wáwá láti ta wọ́n lọ máa rẹ́ǹtì aṣọ lọ́dọ̀ àwọn kùrẹ́ṣì tàbí kọ́ntàn lásọ tuntun tí ò tí wọ̀rí bèèlé pé yọ́ wà pùn ti sẹlọ́mbẹ̀rì aṣọ tó wọ̀ sẹlọ́mbẹ̀rì tí wọ́n bá máa pàṣọ táwọn nílọ́rùn ti fi sẹlọ́rùn rí wọ́n wà lọ rẹ́ǹtì àsọ́dọ̀ àwọn kùrẹ́ṣì ó fòó tí wọ́n dásọ padà tí wọ́n fẹ́ yípo kàbáyì wọ́n wá bá débi pé ẹnikẹ́ nínú wọn kò rásọ tuntun gbé wá aṣọ tó ti kò sì ní agbára kò lówó lọ láti lè bá rẹ̀ ń ti aṣọ látọ̀dọ̀ wọn kí ní ọmọ wá sí irú ẹni bẹ́ẹ̀ yọ́ ma wá yípo kàbá ní o ọlọ́run sọ bá ń fún ẹ pé aṣọ́tẹ́ bá ti fi sẹ̀mí rí jẹ́máà tọ́lọ̀ ń òsì bẹ́ẹ̀ di ìsìn kí lójú wa ìbá máa kàn sísọ ilé yìí kìí sí ọ̀rọ̀ àwàdá ọba dẹ́dà ń sọ nítorí pé àdéhùn pé kò ní jẹ́ ìyọ àyàfi tí mo fi sára lé ìkú òkè ìsásìkò yìí tásìkò ń bá dé ọlọ́run jọ ọbẹ̀ ìmìláyé o yọjọ́ yọ dàkùn tásìkò yẹn bá dé yọ jẹ́ àsìkò kàtẹ́ pé ó ní lógò lógò yẹn ni wípé kàásẹ́kùbì kan lórí ọlọ́run tó jẹ́ pé yùkọ́ọ̀lù fíhì Allah Allah pé wọ́n dákọ̀ ọlọ́run lórílẹ̀ pé ẹnìkan bẹ tó dálé ayé tí ń jí Allah ṣe bí àtẹ́ntí sẹ́lọ́n nìsìn bàbá Ṣàngó iná tí ń yọ lẹ́nu tó bá gba òdì lọ tó bá ràn mọ́ láyà ẹwọ elégún gàbáyì tó kú lù nílẹ̀ Ìgbò tí iná mú ẹ̀kú rẹ̀ tí wọ́n padà gbélọ sọ́sítù ó ti kú gbogbo ni fún ti ṣe kí ti bọ̀ ìfúnṣekiri ìfún ti bọ̀. ìdán ọba dẹ́dà kò yẹ máa pín ilé yẹn lé kò sì yẹ máa sọ ilé yẹn kúò níbi ọwọ́ gbogbo ẹmbá sọpọ̀ ń fẹ́ fi ìbàjẹ́ kan títí hátàyà ti àmúrùlọ tásí ọlọ́run ó fi dé pé ọdá mo ti kó iyẹ̀yẹ àti ìfọ̀kànbalẹ̀ àti ìkẹ́ àtàánú tí mo kó sára lé jẹmáà àwọn kankan bẹ sí àwọn èèyàn mọ́ ń ṣe pẹ̀lú lè tánà bí ò ṣe ọ̀pọ̀lọpọ̀ òṣù pánà bí ò ṣe o náà ni àtàálùkù bí àstàrí lè káàbà aṣọ tí a máa fi bọ kàbà láti òkè wà sí ẹni tó lè rí pé òun ní ẹ̀rí kan báyìí pánàbí fẹ́ bẹ̀lọ́n ànàbí wà so mọ́ o sọ lọ́hùn sí ṣùgbọ́n tipẹ́tipẹ́ fìlìjàhìlíyà kọ́lọ̀ tó rọ̀sán ga lójíṣẹ́ tí nǹkan bá pín àwọn èèyàn lẹ́mìtán wọ́n máa lọ so mọ́ aṣọ yẹn wọ́n wọ́n á ké gbàjarì láti máa pè ọba dẹ́dà àwọn èèyàn náà ń ṣe dùn ní o ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọ wípé kò sí inú iṣẹ́ tí ó ń sí ọlọ́run ṣùgbọ́n ẹ tí nǹkan dé bá tí ẹ láàlàmù ṣùgbọ́n kẹ́nìkan sọpọ̀ nínú sù bó sí ọlọ́run máa ń ta alákọ̀ pẹ̀lú ẹ̀ kásì máa sọpá àmà ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ lótìtọ́ jẹ́ àti sahih min àdídà ní Abbas àtàríkì àtà àtà tọ́jọ́ ọ̀kanàmàkí Abdullahi bin Abbas ó ní òun wà pẹ̀lú ọ̀gá àwọn ìjọ kan tọ́jọ́ Abdullahi bin Abbas Abdullahi bin Abbas òun sí ìkìrọ́dọ̀ sàlám sahabiyyun jalil olóńsí ọlọ́run wá ń eh no ablabun abbas ń sọ fún àtọ́ wípé alá orí kàmọ́rọ̀ àtàn min ahli aljanna ṣe ń fò bí kan obìnrin kan họ ìrẹ àtọ́ tó jẹ́ pé ní ọmọ aljanna lóbìnrin yẹwà àtọ́ ní à bala afáwọ̀ ẹjẹ́ ma ó ní hadil mara àti sauda obìnrin dúdú tí ń lọ ìní ah, kí ló ṣe àbúrábìlábà ah, sì bẹ́ẹ̀ ni àtàtí nàbí yà sallallahu alaihi wasallam ó bí wọ́n sàfàm jọkan ọwọ́n ni yà Rasulullah ìrìn nàbí nǹkan méjì ni mọ́ndà milamu inni usra'u wa atakashaf usra'u afẹ́fẹ́ ẹbú kan bẹ̀tẹ́ pé ń bálìjà nọ̀rin ìmá ń fẹ́lúmi tó bá ti fẹ́lúmi yọ àtàkì ọpọlọ mi ọpọlọ ma wá lu ara mi ti mẹ́mi

gbogbo tó sẹ́wọ̀n tó sáyé sí náà carry your load ẹrù ẹ̀ṣẹ̀ ọjọ́ ọkú ni fẹ́lò mi àwọn ìwọ́n fi ń tàn rí láyé yìí tí a fi ń jọ́jì jẹ́mà tó bá jẹ́ pé yóò yẹ nìkan ilé òfin ní ìsú ni dò ní ọyẹ a máa báwọn ará Mẹ̀dínà tàbí lórí pé wọ́n ń ṣe àjọrọ̀ pánàbí wọ Mẹ̀dínà lọ àwa máa yẹ̀yẹ̀ kiri ọmọ sùn ni ká pé yóò yẹ̀yẹ̀ ẹ̀yẹ lọ́pàá o ẹ̀yẹ lágbájá ní òjèlé òsú o ijú naa wà Mẹdínà ilé ọgbọ́dọ̀ sú dìsí alẹ́sìnkú mẹ́lẹ́kì fẹ́nu ẹ̀sọ́ wípé wàláhì gbogbo aye ni ọmọlẹ̀ fáwọn ìjọ náà ìjọ ànàbí wà Mẹdínà ìjọ ó sì papòdà náà Mẹdínà nìkan kó sókùn gbogbo ayé ló sókùn lójú àwọn gbogbo ó ń kálukú sàǹpa ẹlòmíràn wọ́n bí pé kí ló kọ̀rẹ́ kò mọ̀

ṣùgbọ́n kan bẹ̀ nǹkan méjì mọ̀ kó wá in títà kọ̀kọ́ ń fà tọ́pọ̀lọpọ̀ èèyàn wọ́n ṣe bọ́bìnrin yóò ṣe sùúrù ni ó ní ṣe sùúrù asbir ṣùgbọ́n ojú Allah àlè Allah àtàkàṣàf in tí kí níyà máa mú lọ pẹ̀lú kọ́ gba aṣọ lára mi bá ń bẹ̀ lọ́hun kí yàn ọmọ sì ń bẹ́mà ṣùgbọ́n pé kọ́lọ̀ wọn mú àdẹ̀wò ìlọ kọ́lọ̀ mọ́ tí nǹkan bá ti dé ó lè sákò bí ọba wà amọ́tósù méjì tọ́lọ̀ bá tó pé kó tó fẹ́ sí lápadà yìí di pútùpútù kò ní túnmọ̀ máa ẹntẹ́ mọ̀ pé ara rẹ̀ yà díẹ̀ ara rẹ̀ yà díẹ̀ ta ló lè fún ọmọ wa ń bí ẹ̀sọ́ ẹni tí ẹ̀ òun lò báun ń lójú ẹni tí ọ̀dọ́lọ́mà ṣùgbọ́n tó bá di ọ̀la yóò di ẹ̀rin fún gbogbo ẹni tó bá lè máa mú nǹkan bẹ́ẹ̀ mara lẹ́ni àdánwò tí ń dé bá irun nírun ni ó kìníkan ní ṣe ni ó orílẹ̀-èdè fọ́ ni ó wọ́sáso lọ́wọ́ àtakúkalẹ̀ gbogbo wa náà kú oríire gbogbo ẹni tó bá lè máa pàṣúédì ẹ̀ pé ah èmi náà sọ pé kọ́lọ̀ fi kàmí o ìyìn sọ pé tí ṣe yìí ọ̀rọ̀rùn abẹ́ ń pretend ni ah ṣùgbọ́n ọlọ́wọ́ bá mú ìdúró ó ń tọ̀ náà jèrè ẹ̀ torí gbogbo orú rẹ̀ lálìkì àmà 70,000 wọn báhùn wọ́n wà lìjẹ̀ náà wọ́n ní sí ìrúṣẹ́ ànábì ní wà yù ṣàfàúnà fi sàbìínà alf àwọn náà jọ náà lọ́n ọlọ́run tún yọ̀ǹda fún wọn wípé 70,000 tẹ́ jẹ́ yìí ẹ̀tún sí pẹ̀fẹ́yàn 70,000 tí ọ̀ pàkàkọ̀ mímí ọlọ́run ṣùgbọ́n gbẹ́sẹ̀ dèbí tẹ́sẹ̀ lè di ọlọ́run kó tó lọ àlùjánnà ẹ̀tún sí pẹ̀fẹ́ wọ́n tún sí pẹ̀ ẹ̀nà ó gbogbo ẹn tí ń dúó tí wọ́n ló fi jẹ́ pé ẹ̀sìn ẹsẹ yẹ̀yẹ̀ àti kọjọ gbóyé sars wàlẹ́ olórí burúkú kan gbélé wa ah, ṣèbọ́lọ́ náà ànábì gan ní tàdáwá ẹsàgbó tàdáwá ẹlòfẹ́síkì tàdáwá ẹfìrọ́bù pẹ̀yìn ah, kí wá ní títà àwọn eléyìí kéèyàn sọ rẹ̀ dáadáa ẹ̀sìn wa ibi mo gbé sí rẹ̀ bẹ̀rẹ̀ nìkan gbé sí o ó ṣe ọlọ́run sára sàdúrà fòbìnrin yẹn ibi tá ń tí nǹkan yẹn bá ti wá dé kọ́dà nígbàtá níbi papòdà tán àwọn èsì ìyádéhùn ara nínú ìpọ̀ tí nǹkan bá ti mú ọ̀wàrí ohun ìwà máa gbé ọ̀wọ̀ fúnlé ọlọ́run yóò bà máa sáré lọ síbò yóò máa sáré lọ sí kàbà tí kí nígbà tí yóò ti ń fi lójú ẹ̀ títí mà yóò máa sáré lọ sí kàbà fàtàtà alákùbí àtàrí ha obìnrin wà lọ so mọ́ aṣọ kàbà pé gbogbo ibi tó bà gbé mi sí gbẹ̀mí má sọ yìí títí títí kìíní ọba sí ìrọlẹ̀ lára rẹ̀ bó ṣe mánéjà rẹ̀ títí ní ó ń dà lónìí ó láyé àdánwò níjọ́ náà lọ́n ó ti lópin àbí olópin ó ti ó ti ó ti náà láti khair oore tẹ́mì àti ìsáì rẹ̀ kí táwà ń bẹ́lọ́n kójá náà pàrẹ̀ sí dáadáa ọwọ́ ti tẹ́ pẹ̀lú shahara sàsálàm láha ìwà ìṣí صبرتي فلك الجنة إذن أستار الكعبة كسفا ومسلمين أغاغا وايو باي أم سنة فلو وايتي ناو قد ألوميو سفيلا لوريو ما فيرا ألوميو ألوميو ألوميو muite wọn kan bẹ̀rẹ̀ ìtẹ́ yọ ma fira ìtẹ́ kírun kò síbi tí ń lọ tí ọba ti rí tẹ́lẹ̀ ká kírun tọ́bẹ̀ ìgbàgbé yọ́ lọ sí jẹmọ́ ẹjọ́ ẹ̀sìn wáyìí ó ní àwọn nǹkan nǹkan ìdùnnú ká má kọ́ àkọ́yọ́ ń bí ìdùnnú ó sì láwọn nǹkan ìkóraró torí bí tá ń lọ tá bá dérù bẹ̀ náà ká sì kí ni o ká tó kóraró àwọn ìbẹ̀bà dẹ́dà tó ṣe mẹ́kà nílùú ọwọ́ kọ́ mọ́ yọ àánú ẹ̀kú òmìbí tọ́dún kálukú wà náà sí o torí pé tọ́ bá jẹ́ wípé ń pé kálukú ó fún ńlá káyè ó sì ní ká máa sáyìn ìlú wo ló wú ọ̀kọ́ lọ èmi ò ní mú bí o ó ní ọ̀sọ fún abẹ́ láti sọ wípé ọ̀rọ̀kọ̀rọ̀ ní ma sọ wípé àṣàyé wá ìlú láṣìyà ọ̀rọ̀kọ̀rọ̀ náà ló náà àṣìlúyà o ibi ó ọlọ́run kó pin ibi wọn gbogbo àwọn nǹkan àdékìtì yàrù ń bẹ ọlọ́run náà sì sàbòsí à tó tí kò ìjọba alábòsí kò ní gbẹ́dàjọ́ lórí ibẹ̀ yẹn ọba dẹ́dà ìwọ ló ṣe mẹ́kà nílùú ọwọ̀ dákùn gbogbo ń tàn fi ń bọ́ lò tọ́kàn tí a náà fi balẹ̀ ń bí ọlọ́run yọ́kù nú ọkàn wa o in tá ma fi bọ́ọ̀lù láwọn ọ̀gbọ́yé ìfọ̀kànlá sọ̀rẹ̀ o kákọ́kọ́ mẹ́yọ kan fọ̀kànbalẹ̀ kápíparí kútù báyìí jẹmáà àwa dúdú àwọn kan fọ́fọ́ àwọn kan jáyìnrìn àwọn sọ sí èdè àwọn èèyàn kan ga àwọn kan wọn ọ̀gá wọn òkúrú àwọn kan kúrú àwọn kan wọ́n yára àwọn kan wọ́n fàkùnnùnù gbogbo wọ́n wá pàdé bí kankaná àwọn ń ṣe kankaná táàsì marari àhán ibi ìlà ń pè ní police college bá ṣe gbébọn rẹ̀ o bá ṣe tẹ̀rẹ̀ o bá ṣe dọ̀bálẹ̀ rẹ̀ o bá ṣe mọ́ yílẹ̀ rẹ̀ o ọya tẹ́ni àwọn sọ́jà alágbà o bá ṣe mọ́ kásì òkè lógún rẹ̀ o kìrìyàgà mistake wọ́n sì kún ẹjọ́ ọbì kan níjọ́ tí wọ́n máa ṣe ni jẹ̀máà ìjọsẹlẹ̀ sí àwa bẹ́ẹ̀ tá a fi jọ pàdé bẹ́yẹn 12

oṣù wèmí náà kéjọ pé kí n kírù fọ́lọ̀ nǹkan mẹ́sì kẹ́kẹ́ wájú èmì àti kàbábà yìí kọjọ pé kàbábà rẹ̀ apábà rẹ̀ lọ dúró sí no wọ́n tó sáfún tó ń bí no ibi àwọn ọlọ́pàá ọgbà tọjá agbogbo bí wọ́n ti ẹ̀pàdí rẹ̀ ibi kan bẹ̀tí àgàlásọ̀bá gbogbo wa lájọ máa ṣe nǹkan kan náà papọ̀ àgbèdí ara wa o bí èbú demonstrate pé àmì náà kẹ́ sí báyìí láàrin àwọn wọ́n sì máa yà fún ọmọbọ̀ o ń kàrùkú wa ń ṣe nkẹ̀kẹ̀ náà eléyìí náà tó wà lẹ́rì wípé àti ọlọ́m̀bẹ̀ lára léhun ọba dẹ́dà má fi alẹ́ o ọba dẹ́dà má jìkọ́rọ̀ wọ́dàrú àwọn nǹkan tó pánlé àpánlé rẹ̀ jẹ́ ọmọ wà lẹ́mẹ́wà o àwọn nǹkan tó ọba dẹ́dà tó ọ̀pánlé já pàdé هذا يونسيا بحق لا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله اتقوا يا أيها الذين آمنوا اتقوا ربكم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام ربنا سبحانه وتعالى قد أكرم مكة من بين سائر البلاد كيف لا وفيها ولد أكرم رسله صلى الله عليه وسلم وفيها نشأ وترعرع وفيها بدأ به الوحي وبها أنزل عليه الوحي فربنا سبحانه وتسامى فضلها على سائر البلدان ومن ذلك أن الله سبحانه وتعالى جعلها أما لجميع البلاد فقال لتنذر أم القرى ومن حولها أمتنا جعل الله سبحانه وتعالى هذه مكة المكرمة بلدا آمنا بنفسه وإجابة لدعاء نبيه إبراهيم حيث يقول صلوات ربي وسلام عليه رب اجعل هذا البلد آمنا وفي آية رب اجعل هذا بلدا آمنا الآية وقد تقبل الله سبحانه وتعالى دعوة نبيه إبراهيم وجعل الله مكة بلدا آمنا وامتن الله سبحانه وتعالى بكونه بلدا بكونها بلدا آمنا بقوله تعالى في سورة القصص أولم يروا أنا جعلنا لهم حرما آمنا ويتخطف الناس من حولهم جعل الله مكة حرما آمنا من الجبابرة ومن الزلازل ومن سائر المثلات منذ أن خلق الله السماوات والأرض حتى يأتي أمر الله كما جاء من حديث أبي هريرة من حديث علي بن أبي طالب بارك الله ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما في إمام الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى عباد الله أوصيك ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والإخفاء والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام مكة المكرمة حرمها الله منذ أن خلق السماوات والأرض وكان أحب بلاد الله إلى رسوله وكان معظما لحرمتها كيف لا والرسول لما أخرج من مكة طلع على الجبل وهو يقول يا مكة إنك لا حب أرض الله إلي ولو لا أن قومي أخرجوني من ما خرجت فلما دخل المدينة ابتلوا بأنواع من البلاء وبدأ يدعو ربه ويلح عليه قائلا اللهم حبب إلينا المدينة كما حببت مكة أو أشد والحديث مخرج في الصحيحين أمة الإسلام إن هذه البلدة جعلها الله سبحانه وتعالى معظمة وكان رسول يعظمها ولذلك كان يقول في حديث أخرجه من بخاري في الصحيح لما أراد فتح مكة ورد وسد عن دخول البيت نزل بالحديبية وكان قريبا من هذا المكان يقول لا يسألني قريش إلى حسن لا يسألني قريش أو لا يدعوني قريش أو لا تدعوني قريش إلى خطة يعظمون فيها هذا البيت أو حرمة هذا البيت إلا أعطيتهم إياها وقد فعل ذلك رسول الله صلى الله عليه وسلم وافقهم على صلح بما امتلأ فيه من الجوع لكن الرسول صبر معهم وصبر أصحابه حتى لما أراد أن يتحلل أمر أصحابه بذلك وثقل هذا عليهم رعوا سكلل أنفسهم وامتنعوا ودخل على أم سلمة فأخبرها لما رأته حزينا معموما مغموما ما بك يا رسول الله قال إني أمرت أولاي أن يتحللوا فأبوا فقالت له أم سلمة يا رسول الله ادعو حلاقا ليحقك فانظر ماذا يجري فلما رأوا الناس بدأ يحلق رأسهم بدأوا يحلقون رؤوسهم امتثالا لأمر رسول الله صلى الله عليه وسلم أمتنا فانظر إلى وعد شديد من الرحمن لقد أوعد الله سبحانه وتعالى كل من أراد بمكة بسوء ومن بقوله إن الذين كفروا يسجون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العفو والبات ومن يرد فيه بإلحاد بظلم نذق من عذاب عليم ماذا قال ابن المسعود مسعود عن هذه الآية سنستأنف الخطبة من قوله في الخطبة القادمة إن كان في البقية ونسأل الله تعالى أن يجعل في الأمور بقية ونسأله سبحانه وتعالى أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا إننا مغلوبون فانتصر اللهم إنا عبادك وبنو عبادك وبنو إمائك نحن مغلوبون اللهم انتصر اللهم انتسب لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان اللهم انصر إخواننا المسلمين في غزة وفي غيرها من البلدان وانصر المجاهدين في سبيلك حقا في سائر أوطان اللهم نزل بنا البلاء ولا يرفعه إلا أنت اللهم ارفع عنا البلاء والوباء يا أرحم الراحمين اللهم ارحمنا برحمتك الواسعة والطف بنا فأنت اللطيف اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا وانصرنا ولا تنصر علينا وامكر لنا يا ربنا ولا تمكر بنا يا أرحم الراحمين عاملنا ربنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهله فنحن أهل الذنوب والمعاصي اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا اشف مرضى المؤمنين واغفر وارحم موتى المسلمين اللهم اشف مرضى المسلمين وارحم موتى المسلمين يا أرحم الراحمين عباد الله وعلم أن ربكم سبحانه وتسامى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بما يكتب وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسدوح القائف مقدسه الثابتة من نسي الصلاة عليها خطيئة طريقك الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا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 لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه ربي مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر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 إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله